نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد نعم أرجو فلان الله سبحانه وتعالى أترى عليكم في أتجلان بفوان نبوة محمد صلى الله عليه وسلم أورا لي لعوان صحابة رأتي أبو بنيش يوم التليل أنا أستاوي في جائمة so alhamdulillah ìdínúlú ma ń jẹ́ ní pé ọlọ́run subhanahu wa ta'ala ó ń wà láwọn jòkó ma ihe ninu nínú àwọn nǹkan tí èyàn ó kábàámọ̀ lójú ọgbìnde pé kó pọ̀ jù báyìí lọ so èyàn bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí torí pé in tí a bá ṣe ẹ̀mí lé lórí in tí ó kù lé lórí náà nìyàn ẹ̀yìn má jìdọ̀ báyìí pé ìgbésí ayéyàn èyàn fi ń wá mẹ́rin so torí pé nínú gbogbo tó sáà ń ṣe nú ẹwà ìmọ́jì tó wáyé pé tọ́lábìnrin alìmì ló pọ̀ jù ń bẹ̀ so ilé ìwòrí lọ́nà látọ̀dọ̀ náà bọ̀ so bí ta dé níbi tíra wa Takhilul Aynayn bí sharhi Aqeedat ar-Raziyayn ti Sheikh wa Ubayr ibn Abdullah ibn Sulaiman al-Jabiri òun náà ni ibi tó ti ń sálàyé ọ̀rọ̀ Abu Hatim nípa aljanna àti iná tó ní wal jannatu haqqun والنار حق وهما مخلوقان لا يفنيان أبدا إلى آخر قولهما سواني المسألة الرابعة مسألة إليك يعني تفسر إلى بلا آه، أبلاي وني حجج المنكرين لوجود الجنة والنار وني أري أبي آه، أبي شبهة ìrújú àwọn tí wọ́n takò li wujudi jannati wan nar bíbẹ̀ aljanna àti iná min ahlil bid'ah nínú àwọn ahlil bid'ah aljahmiyya so wa man laffa laffahum wọ́n ni alhujjatul ula wọ́n ni ìrújú aláwọ̀kọ́ táwọn ènìyàn mọ́ wá min hujjajihim nínú àwọn ìrújú qabla wujudi ahlihi ma abas wọ́n ní kán dá aljanna àti iná síwájú kí àwọn èèyàn tí wọ́n mọ̀ gbé bẹ̀ kí wọ́n tó wà ń bẹ̀ abas ni pé bíbà pé èèyàn kan dá èèyàn kan fi nǹkan ni so àbí èèyàn ń fi nǹkan ṣe àbí èèyàn dá nǹkan láì purpose ni so abas ni pé kí nǹkan má ní purpose wọ́n wallahu munazzahun 'anil abas

in tí ó sì tó àhádì wọ́n gbà nínú làákàí wọ́n sì gbà wọlé in tí ó tó àhádì nínú làákàí wọ́n gbà wọlé kódà wọ́n tún wá ma nínà kọ́lá ìjìmá àwọn àkìlì yìí nílé lórí so Allah musa wọ́n ni abtolat han nususu min alkitabi wa sunna wọ́n ni àwọn ilé ẹ̀rí inú Qur'an àti sunna ó dínà rẹ̀ ó fọ́sífà rẹ̀ wọ́n ni wa ajma'a ahlul ilmi ala butulaniha wọ́n ní àwọn olùmọ̀lẹ́ inú wọ́n kò lórí pé eléyìí o annu ni so eléyìí pé annu ni pé kò wọlé pé aljanna àti iná pé abasi ni ǹtẹ́ ò ní purpose ni so ara ó ní purpose so nínú àwọn purpose tó rẹ̀ ní òun náà ni wípé ẹni tó bá kú nínú barzakh yóò ma ìgbádùn aljanna rẹ̀ náà yóò ma bá nínú sàréè rẹ̀ so bákan náà tó bá kú náà tó bá yẹ pé ọmọ náà ni ìjẹ ìdíyà nínà yóò mọ̀ bá nínú sàárè rẹ̀ so bákan náà oríṣiríṣi àwọn ẹgbà ló wá gan pé látọ̀dà Nabi sallallahu alaihi wasallam pé àwọn ẹlòmíì gan ti wà láljanna báyìí so yí so àti àkílọ́kọ̀ rẹ̀ àti oríṣiríṣi oríṣiríṣi gẹ́ bí hadithi tó wá nípa àwọn ṣòhádá àwọn tó bá kú sójú ogun ní pé Ọlọ́run Ọba subhanahu yóò jẹ́ kí wọ́n mọ̀ gbádùn nínú aljanna so tán bá ti kú so oríṣiríṣi àwọn ẹ̀rí wà pé kò sí nǹkan tó jọmọ́ pé abath ni wọ́n ni al-hujjatu thaniya wọ́n ni ìrújú ẹlẹ́ẹ̀kejì tán mọ́ wá wọ́n ni ihtajju bil hadithi sahih wákẹ̀rẹ̀ nínú àwọn iṣẹ́ tí ó fi mọ̀ pípẹ́ sí abath ni ẹwọ ìfẹ́kì rẹ̀ lórí ìyànjú pé ókè òun ó ṣẹ̀dá lọ so in tí yẹn mọ̀ kó tí ń bẹ́ǹsì iná tí yẹn mọ̀ pé à tó bá sẹ lọ́wọ́ bá o ina yẹn tí ń o ju pé à iná yẹn wó sẹ dá lọ so ẹ imagine èyàn fẹ́ fìyà jẹ yẹn ẹ ti wá kó ń tẹ́ fẹ́ fi fìyà jẹ ẹ ti kó kalẹ̀ àbí pé à ẹ tí kó ẹsẹ̀ wá ní ẹ ọ bá ṣe àwà lọ nǹkan báyìí báyìí láwà sí so kódà téèyàn bá fẹ́ níbi tí wọ́n ti máa ń pọ́níṣ àwọn èèyàn láyé so tó má ti kọ́kọ́ kọ́ àwọn kan tánfẹ́ fi pọ́níṣẹ́ ẹni òun gangan lẹ̀ kò ní ìdíkẹ́ sọ̀rọ̀ gangan má kódà kẹ́ mọ́ fẹ́ fi kíní òun lo kíní òun gan fún kódà kó sí pé òun gangan lẹ́fẹ́ lò fún bọ̀ kí ẹ kó síwájú rẹ̀ kó wá tó bá ti ẹ̀jẹ́ ti tí ò púpọ̀ yóò mọ̀ ká ni so àkílọ̀kọ̀ rẹ̀ nínú ni àti purpose tó pọ̀ tó pọ̀ tí aljanna àti nathan serve so but eléyìí àkílọ̀kọ̀ rẹ̀ nínú àwọn ìgbọ́lá fún làákàyà àwọn wọ́n ní alhujjatu thaniya wọ́n ní ìrújú ẹlẹ́kejì tán mú wá wọ́n ní ihtajju bil hadithi sahih wọ́n ní wọ́n fi hadithi tó lálàáfíà wọ́n fi sẹ̀rí wa huwa qawluhu wọ́n ní òun náà ni annabi sallallahu ya muhammad ó ní ìrẹ Muhammad akiri ummataka minni salam bá ń convey salam sí al'umma rẹ̀ so nínú àwọn ẹ̀rí pé èyàn lè rányàn pé kó báyàn ṣe taslimu sí yànìyàn so náà ni pé annabi Ibrahim ó rán annabi Muhammad sallallahu alaihi wasallam ni pé kí ó convey salam rẹ̀ sí al'umma so èyàn lè rányàn sí èyàn kan èyàn lè rányàn sí èyàn tó pọ̀ nínú àwọn àǹfààní tí wọ́n nínú hadisi nìyí wọ́n ni wa akhbiruhum kó sì lọ fún kó fún wọn nírò annal jannata tayyibatu turba wọ́n ni kó fi yí wọn ipa aljanna ilẹ̀ rẹ̀ dáa wọ́n ni azbatul ma omi rẹ̀ dùn wa annaha qi'anun wọ́n ni wa anna ghirasaha subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wọ́n ni wa annaha qi'anun Allahu musta'an in maka tan pẹ̀lẹ̀ omi wọ́n ni wa anna ghirasaha wọ́n ni àwọn nǹkan tí wọ́n ma fi a gbin nǹkan fún yàrá aljanna tí wọ́n ma fi a gbin igi fún yàrá abẹ́so fún yàrá aljanna so in tí ya ma fi gbin kan aljanna wọ́n ni subhanallah wọ́n ni walhamdulillah wọ́n ni wa la ilaha illallah wallahu akbar so wani wa wajhu istidlal indahum wani alhamdulillah sheikh wata saraye wani intafa fi sarin bibai wani anna alqi'an jam'u qa'un wani tagbalirun bi qi'an jam'u qa'u qa'u ni ayi so qa'u oni ayi wani wa huwa al-ardu as-safsaf allati laysa fiha ma' wala zar'un wala shay' wọ́n ní òun ilẹ̀ tó gbẹ tí pé kò sí omi ń bẹ bẹ́ẹ̀ sì ni kò sí irúgbìn ń bẹ bẹ́ẹ̀ sì ni kò sí kankan ń bẹ wọ́n ní wal jawab wọ́n ní èsì fẹ́rẹ̀ yí pé awwalan ní pé aláwọ̀kọ́ anna hadha al hadith ẹ̀rí ló jẹ́ fún wa kéèsè kíni kèése against wa bal huwa alaykum antum kódà against ẹ̀yin gangalówá jẹ́ li'annahu qala tó rípé ó sọ pé aljannatu qi'an ipé aljannatu qi'an ni fahadha dalilun ala wujudiha wani fahadha dalilu wujudiha so ní pé ẹ̀rí ni fún bẹ ìta àwọn fẹ́ lò lẹ́yìn ni pé ibi tí ò sí tó gbẹ tí ò sí kankan tí ń gbìn ń bẹ òun ni a ń pè ní làwọn gbà lérò rẹ̀ wọ́n ni falaw lam takun mawjuda wọ́n ni tó bá yẹ pé aljanna ò máa bẹ ni lam yaqul ibrahim ibrahim ò ní sọ pé hiya qi'an ní pé qi'an ni so ní pé qi'an ni ọ̀rọ̀ tí ò ní ṣe táà ní submit fún bọ̀yá ọmọ kàbẹ̀nà wọ́n ni wà hunaka mithalan aqliyan wọ́n ni òun náà ni àpẹẹrẹ wọ́n ni wọ́n ni gba example tí ó bá láàká ìmú yìí wọ́n ni law qala qa'ilun wọ́n tí yanka bá sọ pé aina turid wọ́n àbíkí ló fẹ́ èyàn ká bí ọkú kí ló fẹ́ wọ́n ni fatakulu uridu an ashtariya arda fulan fil makani fulani ní pé mo fẹ́ ra ilẹ̀ lágbájá tó wà láyé báyìí wọ́n ni faqala laka ma turidu ila ardin qa'a ma turidu ila ardin qa'in ma fiha bina wala shay wọ́n ni ah, kí ló fẹ́ pẹ̀lú ilẹ̀ tó ṣe pé kò sí kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí pé wọ́n mọ̀ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí kankan bẹ́ẹ̀

àbí mo fẹ́ plan láti gbin àwọn aláti kọ́ àwọn ibi tí wọ́n mọ̀ gbé mo fẹ́ plan láti kọ́ àwọn ibi tí wọ́n mọ̀ gbé sí ila ghayri dhalika min àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn reasons tí fi fẹ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn reasons tán fẹ́ rà wọ́n ni sáàríyàn wọ́n lẹ́lẹ́kejì wọ́n ni min nafsi al-hadith níbi hadith yẹn gangan wa anna ghirasaha ó kọ́kọ́ wá sí jẹ́ ojú wa annaha qi'an àbí ó wá ní wà anna ghirasaha ní pé yí tí wọ́n ma fi gbìn nǹkan síbẹ̀ òun náà ní kí ni subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wọ́n ní wà idahuhu anna aljanna bina'uha bil a'mali salihah min ibadillah òun ní pé aljanna òun tí ma fi máa fún yàn òun náà ni àwọn tẹ́ dáadáa tí àwọn ẹrú tó bá ń jáde látọ̀dọ̀ àwọn ẹkíni àwọn ẹrú Ọlọ́run Ọba àwọn ṣe tán bá ń ṣe alam yaqussa Allahu azza wa jalla alayna qawla al-mar'ati al-khayyira as-saliha al-mu'mina zawji fir'aun rahimaha Allah hina qalat rabbi ibni li wani Ọlọ́run Ọba subhanahu wa ta'ala narrate fún wani ọ̀rọ̀ obìnrin yẹn tó jẹ́ obìnrin dáadáa tó jẹ́ olùṣe dáadáa tó jẹ́ olùgbàgbọ́ ìyàwó Fir'aun nígbà tó sọ pé Ọlọ́run Ọba ọba mi kọ́ lọ́dọ̀ rẹ̀ ilé kan láti janna fa innaha aqalat torí pé ó gbọ́yé anna aljannata mawjuda nígbà aljanna ń bẹ ni so èyí ò lè máa bí ọlọ́wọ́ bá pé ọlọ́wọ́ bá dákun fún mi ní nǹkan báyìí so fún mi ní nǹkan báyìí láti janna fún mi ní nǹkan báyìí so wọ́n ní so àwọn àwọn reasons tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fi jẹ́ kó máa bẹ nísìn ó pọ̀ gan wọ́n ní faqalat rabbi bini li indaka baytan fil janna wọ́n ní wallahu azza wọ́n ni wà min qawaidi usuli tafsir wọ́n ni nínú àwọn ìpìlẹ̀ usulu tafsir wọ́n ni wà min qawaidi usuli tafsir wọ́n ni nínú àwọn ìpìlẹ̀ usulu tafsir ni pé annal qissata fil qur'an ni pé ìtàn nínú qur'an àwọn ìtẹ̀ tó bá wà ní Kùránì o nípa pé nǹkan tó bá síwájú rẹ̀ àti nǹkan tó bá wà lẹ́yìn rẹ̀ wọ́n ni sàlátàtò àṣwàl wọ́n ni ṣe sí mẹ́ta ló máa wà wọ́n ni al'awwal at-tasrihu fil Qur'ani bi iqrariha sibaqan aw lihaqan wọ́n ni àwọn nǹkan tó ṣe ní tó síwájú rẹ̀ ní àbí nǹkan tó ṣe kíni àbí nǹkan tí ó wá lẹ́yìn rẹ̀ wọ́n ní àtàní nákùdùhà èyí tó sì pé ọlọ́wọ́ bá negate wọ́n ní àtàrí àsùkútù àníhà alaikum salam rahmatullah wọ́n ní èyí tó lọ́wọ́ bá dákẹ́ ń parẹ̀ wọ́n ní fal'awwal wa wọ́n ni wa thani baatil wọ́n wọ́n ni wa hadhihi al-qissa wọ́n ni ṣe wárí kan yóò la yujadu fil kitabi fi siyaqi al-qissa wọ́n ni ṣe wárí kan yìí ààrí nínú Qur'anu fi siyaqi al-qissa ní dìbátín nárí tìtàn yẹn min sibaq ní nǹkan tó síwájú rẹ̀ ni ni ma nǹkan tó ṣe fàhíyà ìdán mọ̀kọ̀rọ̀ ìyẹn ó wá fi nílẹ̀ pé kí ni ó nílẹ̀ nìyẹn so kọ́rìdà tafsiri tí bàbá tún fún wa so ẹsì mọ̀ pé bàbá kọ́ tafsiri fún àìmẹ́yẹ ọdún so wọ́n wà nadhiru hadha wọ́n ni eléyìí in tó tún jọ eléyìí ma akhrajahu muslimun in ti muslimu imam muslimu gbà wá an ummi habiba abi sufyan وني رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال وإن سأل النبي صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم سقوي ما من عبد وني قسيرك يصلي لله كل يوم تنكر فولوبا نبوبو جو سنتي عشرة ركعة تنكر 12 فولوبا تفوعا so tó ń kírun rákà méjìlá fọ́lọ́wọ́ bá tó jẹ́ tatawwu'an tó ṣe pé náfílà ni ghayra faridha tí ò kí ń ṣe ọ̀ranyàn illa banallahu lahu baytan fil janna àyàfi kó ṣe pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò bá kọ́ ilé kan síkini sí aljanna aw buniya lahu baytun fil so ní so egbogbo lè fi hàn pé kí ni aljanna wọn ìwọ bí fún wọ òbí bà pé ilẹ̀ tí ó sí kankan bẹ̀ bọ̀ wọ́n ma bọ́ ọkọ̀ nǹkan sí wọ́n ma bọ́ bíúdẹ̀ lórí wọn bó bá ṣe sí kíni bó bá ṣe ń ṣiṣẹ́ so wọ́n ni wà máa akhrajahu shaykhan wọ́n ni àti nǹkan tí a shaykhan gbà wá Salman Bukhari wa Muslim min hadithi Uthman nínú hadithi Uthman عن النبي صلى الله عليه وسلم لطل النبي صلى الله عليه وسلم أنه قال نقول النبي صلى الله عليه وسلم يقول من بنى مسجدا لله أن تبقى مسجد فún Ọlọ́run Ọba so kódà ó wá ní pé kódà kódà gẹ́gẹ́ bí ilé ẹyẹ àdíkì ilé ẹyẹ lálàáfíà yíó ti lè máa gbọ́ tẹ́lẹ̀ so lálàáfíà so àkílùkọ́ man bana masjidan lillah bana Allahu lahu baytan fil janna ọlọ́wọ́ bó bá kọ́ ilé ní àríkíní ní aljanna ila ghayri dhalikum min alhadith so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kíní nínú àwọn hadith a kílùkọ́ rẹ̀ níbi báyìí sheikh sọ pé qi'an qa'u ní pé qi'an jam'u qa'a so qa'a sí rẹ̀ so wọ́n sọ pé al'arudu of course ó níwájú mú lọ́wọ́ báyìí ní pé kọ́ irú nǹkan báyìí but in tó túnmọ̀ tó ń lo kọ́ fún òun ni àyè tó ṣe pé ó wà lábẹ́ àpáta gangan tó mi wá ń dà sí so àyè tó ṣe pé ó wà lábẹ́ àpáta gangan tó ṣe pé kíni tó ṣe pé omi wá ń dà sí so in tán pè ní kíni in tán pè ní kọ́ ọ̀rùn nìyẹn oye asìlò rẹ̀ ni àyè tó ṣe pé ó wà lábẹ́ àpáta tó mi ń ṣe kíni tó mi ń dà sí so kí náà ṣe valẹ̀ ní tọ̀ bọ̀n tó bá jẹ́ so tọ̀ so àyè tó sáwà so internet sábà ma ń lo kọ́ràn fún nìyẹn kó tó wá di pé wọ́n ma ń ṣe ìsìmáàlẹ̀ fún ẹni àyè so àkílùkọ́ rẹ̀ so wájú tán fẹ́ lò fún kò wọlé rárá àti rárá tí a bá lo tàbá mú ní pé ókè al soft soft ni so tàbá fẹ́ mú ní abala yẹn ok a sọ pé ọlọ́wọ́ bá ní kíni wà á nà kíni wà á nà ghirasaha wà á nà kíni wà á nà ghirasaha so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé in tí ó gbìn kásíbẹ̀ tàbí wá fẹ́ wá mú pé kọrùn gẹnsẹ̀ kọrùn ò so ó túnmà alẹ̀ tó mi ń dà sí sọ̀rọ̀sọ̀rọ̀ táwọn nǹkan tí ó tún wá hùn bẹ̀ gani so tàbá fẹ́ lò tàbá fẹ́ wo ìtumọ̀ méjèèjì ìtumọ̀ tí sẹ́ẹ̀kù mú wáyìí àti ìtumọ̀ rẹ̀ oye so kò sí ìtó sekíni kò sí ìtó gbé àwọn ẹni àmì lẹ́yìn so wallahu a'lam so wọ́n ní wasirat àti pé tí ẹbá ìpínyàn jẹ́ ní àmì kí ló jẹ́ ìpínyàn nú ọ̀rọ̀ yìí gẹ́nà anẹ́bì ní laqitu Ibrahim mo bá Ibrahim pàdé laylata usriya bi faqala ya Muhammad أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن زراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ẹwọ́ إيوه àdíjì so إيوه سباق ولا àti lè hákùrẹ̀ fẹ́wọ̀n kẹ́ so a ṣíbà ti fẹ́ so kíyàn sí mójútó kọ́ àìdà ti ṣẹ́kù fún wáyìí ó ṣe pàtàkì gan kódà nínú àwọn nǹkan tí ó dáadù tí a bá ń wá màbáyì òun ni pé gbogbo àwọn hadithi tí ṣẹ́kù bá post ó dáagan tí a bá lè ha wọn but kíyàn lọ wá èyàn wá násù rẹ̀ gan bó ṣe wá nínú kílùkọ rẹ̀ bó ṣe wá nínú masdaru rẹ̀ bó ṣe wá nínú sọ́ọ̀sì rẹ̀ ó dáagan tí a bá lè máa wá màbáyì so torí pé tó máa rántí hadith yẹn ó mọ̀ rántí pẹ̀lú kí pẹ̀lú àlàyé bí wọ́n ti ṣe tíṣẹ́ ti ṣe ń parẹ̀ ní ó dákan tí ẹ̀ bá fẹ́ wámọ̀ kí ẹ̀ báyìí so àwọn láti bẹ̀rẹ̀ ló yẹ ká ti máa ṣe kíní pé àwọn hadith the first hadith ó lọ wá masdar ó ti níwé ó wá masdar ó so ó so tí a bá ń ha lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àwọn àlàyé yẹn wà máa dún pẹ̀lú àwọn hadith dẹ̀ máa mọ̀ wọ́n ó dẹ̀ máa ha wọn so eléyìí lára àwọn ọ̀nà tí yàn fi ń wá mọ̀ tó wà padà dáa so ó yẹ kí ìmọ̀ yẹn kó kíyàn mọ̀ tí wọ́n ń sọ so gbogbo àti ìbá ránṣẹ́ hadith yẹn ó mọ̀ ránṣẹ́ papọ̀ wọ́n tíra yẹn ni pé ok ibi tí mo ti hàn tó bá wọ́n ránṣẹ́ papọ̀ wọ́n tíra yẹn kò wọ́n ni wà sírọ́tù fi lugha wọ́n ni àsírọ́tù lédè lárúbáwá at-tariq wọ́n ni ojú ọ̀nà náà ń pè bẹ́ wọ́n ni wà qawluna al-mustaqim wọ́n ni ya'ni al-mu'tadil wọ́n ni alladhi la 'iwaja wọ́n ni al tó dó lédè ya'ni al-mu'tadil èyí tó dó dọ́gbandọ́gba alladhi la 'iwaja fihi tí ó sì kíni tí ó sí pé crookedness kankan wà ńbẹ̀ tí ó sì kó wọ́ tí ó sì kó wọ́ àbí tí ó sì pé ó dàrú bí kankan wọ́n ní wa ma'na sirati fi shara wọ́n ní gbólóhùn sirati nínú shara wọ́n ní huwa al-jisru alladhi yunsabu ala matni jahannam wọ́n ní huwa jisru wọ́n ní òun ni bridge alladhi yunsabu tí wọ́n gbé lórí ala matni lórí jahannam wọ́n ni lil mururi alayha táwọn yẹ́bẹ̀ ìfẹ́fà fi máa ni lórí ẹ̀ ba'da al mawqif ni o lẹ́yìn mawqif ni sirat oye so lẹ́yìn mawqif ni kíni o ni sirat lẹ́yìn gbà tí mawqif ni pé ibi tí gbogbo ó dó sí tọ́lọ́wọ́ba subhanahu wa bá wọ́n ni waqad sahha al-hadithu wọ́n ni àwọn hadithi da ti rinlẹ̀ al-mujibu lil-imani bis-sirat àwọn èyí tí ó ma necessitate pé kíyàn gbàgbọ́ nínú sirat wọ́n ni wa muqtada al wọ́n ni àwọn nǹkan tí ẹ̀rí ìdẹ̀ tó ń ṣò pé fi dhalika annahu mazallatun madhhaba wani annahu mazallatun madhhaba wani àyè tí àwọn èyí ma yọ ń bẹ̀ ni wani wa huwa adaqqu min ash-sha'ra wani bá kẹ́nà òtún sẹ́kí ni ó tún àwọn èyí ma yọ ń bẹ̀ wọ́n dẹ̀ ma sẹ́kí ni wọ́n ma pẹ́rìṣì tẹ́ bá ti so wọ́n ma yọ wọ́n dẹ̀ ma sẹ́kí ni wọ́n ma pẹ́rìṣì tẹ́ bá ti yọ wọ́n ni wa huwa adaqqu mina ash-sha'r wọ́n ló tíní ju irun lọ wa anna alayhi kalalib wọ́n àwọn kalalib wà ń bẹ̀ àwọn kalalib ní bábuwaya kí lèyàn lè fi sọ́yìn ba so wọ́n ni wa anna alayhi kalalib wọ́n wọ́n ni yóò wọ́n ni fasubiquhum fin nar wọ́n ni yóò ma jẹ́ kíni yóò ma mú ẹni tọ́lọ́wọ́ bá fẹ́ kó mú yóò sì ma jẹ́ kama sí kíni kama sí gbèrè nùna wọ́n ni wa annan nasa wọ́n ni àwọn èèyàn yamuruna alayhi wọ́n ma ni lórí rẹ̀ ala qadri lórí bí iṣẹ́ wọn bá ti maná ni wọ́n ni wa minhum man yamurru kalbarq ẹlùmí ma ń gẹ́ bí lightning wa minhum man yamurru karrih wọ́n lẹ́mẹ̀rẹ̀ ẹlùmí ma ń gẹ́gẹ́ bí kíni gẹ́ bí atẹ́gùn wọ́n ni wa minhum man yamurru ka ajawidil khayl ẹlùmí ma so ومنهم من يعدو عدوا ومنهم من يزحف زحفا wọ́n lẹ́lòmí o máa rìn bí ẹni tó ń gun ká so bí ẹni tó ń gun ká so ẹlòmí o máa rìn bẹ́ẹ̀ wọ́n ni ومنهم من يعدو عدوا wọ́n lẹ́lòmí o sí rákò ومنهم من يزحف زحفا wọ́n lẹ́lòmí yóò yọ yóò yọ yóò mọ̀ slide wà minhum man yadhhabu sahban ẹlùmí ó sì wọ́ so yóò záàfù ní pé èyàn sí kíni èyàn yọ oye záàfù ní pé èyàn sí kíni èyàn yọ so sáhàbà ní pé wọ́n sí kíni ó wọ́ oye so wà minhum man yadhhabu sahban ẹlùmí ó sì kíni ẹlùmí ó wa minhum man talsa'uhu an-nar ẹlòmí sí wà tó ṣe pé kí ni inú lọ́mì ni aw takhdashuhu al-kalalib wọ́n ni àbẹ́lòmí àwọn kalalibu yóò ṣe kí ni yóò yá thumma yamuru bọ̀ yóò yìí wọ́n ó sì ṣe kí ni òun ó lọ wọ́n ni wa minhum man yakdasu fi an-nar sí wà tí ó ṣe kí ni tí ó jábọ́ sínú náà thumma yanju al-mu'minuna ba'du wọ́n ni àwọn mùmínì ó ṣe kí ni àwọn ó láà كما أسلفنا كيف تكني كيف تسيص واجو وقد أنكر الصراط وني أتتقو صراطه القاضي عبد الجبار المعتزلي وني أني أني أنوي ولو تقو صراط وفسر الصراط ولو هو تصراط سيبه بأنه طريق النار نيبه كني نيبه أجوانا كني أجوانا ناني wa tariqul janna àti ojú ọ̀nà aljanna wani fa tariqun nar istadalla lahu bi qawlihi wani èyí tó tú sí pé ojú ọ̀nà náà yẹ ni in tó fi sẹ̀rí fún ní gbólọ̀ ọlọ́wọ́ bá tọ́lọ̀ bá ní fahduhum ila siratil jahim ẹ gáìdì àwọn ẹgáìdì wọn lọ sí ojú ọ̀nà jahim waqifuhum ẹ tún dá wọn dúró pẹ̀lú pé wọ́n tún lọ sójú ọ̀nà jahim ẹ tún dá wọn dúró àbí wáwí àwọn ó lè má túmọ̀ pé àwọn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ń sọ tẹ́lẹ̀ ó lè túmọ̀ kíni ó lè túmọ̀ àwọn àmì pé waqifuhum ẹ̀dáwọn ilé ìlú ta wọn innahum mas'ulun ní pé ọlọ́ọba subhanahu wa ta'ala bí wọn wọ́n ni wasiratul janna wọ́n قلوا الله سبحانه وتعالى باني عرفها لهم في لصوا جره ويدخلهم الجنة التي عرفها لهم ويدخلهم الجنة التي سبها أه؟ ويدخلهم الجنة عرفها لهم سو ويدخلهم الجنة عرفها لهم سو نفيو في وما الجنة طرعوا بات في موان so àrọ́fà aláhùn ni pé yóò fi wọ́n ma ojú ọ̀nà kíni ojú ọ̀nà aljanna so àtàwọn ọmọ ẹ̀nà àtàwọn aljanna wó dà wọn lọ náà so wasiqa náà lọ́nà ọba lò ní suratu zumar oye fáwọn àjọ méjèèjì wasiqa alladhina kafaru ila jahannama zumara so wasiqa alladhina so bẹ́bẹ̀ lọ wọ́n wọ́n ni tí ọ̀tọ́ ọlọ́run yìí tó wí gbólóhùn yìí Abdul Jabbar al-Mu'tazili tó ní tó bá wá rí idha ra'a basaru basaru basaru idha ra'a hadha as-sirata basaru al-ayn tó bá rí pẹ̀lú ojú agbárí rẹ̀ hìnà ìdìn nígbà yẹn yóò mẹ́rin bí yóò gbàgbọ́ nù rẹ̀ ẹmọ́ ìgbogbo ẹni tí ó gbàgbọ́ wọ́n ni wà láyẹ̀ ń fáhùhù ìmánuhù hìnà dáàlì àmá ìgbàgbọ́ rẹ̀ ní sí láǹfàní gbà náà wọ́n ni wà kọ dálà ala thubuti sirat ma'a ma sabaq wọ́n ni pẹ̀lú àwọn nǹkan ti dákọ síwájú o tún tọ́ka sí pé siratun ilẹ̀ ijma'u ahli sunna bal yushārikuhum ba'du al-mubtadi'a kódà àwọn bídà míì náà fi nílẹ̀ wa adhunnu jumhūru al-mubtadi'a èyí tó pọ̀ jù náà àwọn mubtadi'a so ṣékìníyà mo ń wò pé gan èyí tó pọ̀ jù náà àwọn mubtadi'a ala al-īmāni bis-sirāt ló ipá àwọn ẹgbàgbọ́ nù kíni nínú sirātu ni wọ́n ni wal-mīzānu haqqun òun náà ni almizan a òṣùwọ̀n tọ́lọ̀wọ́ bó fi wọn iṣẹ́ wa lójọ gbìndé wọ́n ni láhù kifatan wọ́n ló ní apá méjì wọ́n ni túzanu fíhì a'malu al-ibad wọ́n fi wọn àti iṣẹ́ àwọn ẹrú hasanu ha wọ́n fi wọn o èyí tó dánú rẹ̀ wà sẹ́yí ha àti èyí tí ó sì kíni wọ́n ní hasanu ha wa sayyi'u ha so wọ́n fi hàn àtẹ́ tó dá àtẹ́ tí ó dá wọ́n ní haqqun wọ́n ní gbogbo eléyìí òdodo ni o eléyìí òdodo ni so al-imanu bil mizan wọ́n ní awwalan al-mizanu fi lugha wọ́n ní mizan lédè Lárúbáwá o ismu ala wọ́n ní ismu ala ni ma'khudhun min وهو معرفة مقادير الأشياء خفة وثقلا سواني اونان يوما إما, إما, إما أدنوا عوانكا ní bó ṣe fúyẹ́ sí ni àbí bó ṣe ṣe kíni bó ṣe wúwo sí wọ́n ní wal mizanu fi shar'i wọ́n ní mizanu nínú shari'a fa kama jaa wasfuhu fil kitabi was sunnah gẹ́gẹ́ bí ìròyìn ẹ̀ ṣe wá nínú Kùránì àti súnnà wa qad dallati súnnà súnnà tí tọ́ka sí ala anna lahu kaffatayn ní pé yóò ní ọwọ́ méjì so yóò ní kíni yóò ní ọwọ́ méjì kódà yóò tún ní kíni yóò ní lisan òun náà pè ní kíni òun náà pè ní lisan so òun ni èyí tẹ́ fi mọ̀ pé alimọ́mùdá àti tẹ́fi sọ tíra wọn ní lisan olmizan so wọ́n ni sáàniyan wọ́n ni dallal kitabu wa sunna wọ́n ni wa annahu yunsabu fil mawqif mawqif bó ayẹ káti ma ń sì bí ìdán pè ní mawqif àbí so ibi tí gbogbo owó dúó sí na fi ń pè ní mawqif so ibi tí gbogbo owó dúó sí eh, olùkọ́ tẹ́mọ́ ń pè ní so àwọn ni sáàniyàn wọ́n ni dallal kitabu wa sunna wọ́n ni Qur'an àti sunna tọ́ka sí ala wujubil imani bil mizan lórí ìjẹ́ ọ̀rẹ́ yẹn ìgbàgbọ́nù mizan kama qala Allahu ta'ala gẹ́bọ́n wọn bá ti sọ pé wa nad'u al mawazin al qista wọ́n ni a wà mawazin tó sọ pé ó wà fair ó wà balance li yawmil qiyamah fújọ gbéǹdé ni o wọ́n ni wa qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé fa'amma man saqulat mawazinuhu ẹni tí àwọn òṣùwọ̀n rẹ̀ bá ṣe kíni tó bá wúwo fahuwa fi 'ishatin radiyah yóò ma bẹ nínú àìsẹ̀mí tó kíni tí wọ́n yọ́nú sí wọ́n ni wa amma man khaffat mawazinuhu ẹ̀rẹ́ni tó ṣe pé àwọn àkílùkọ rẹ̀ àwọn òṣùwọ̀n rẹ̀ fúyẹ́ wọ́n ní fa ummuhu hawiya ibi tó wọ́n sẹ́rí sí òun náà ní kíni òun náà ní inú náà so òun náà ní inú náà ibi tó sẹ́rí sí òun ní kíni òun ní inú náà wọ́n ní thalithan wọ́n ní wadallati sunna wọ́n ní sunna tọ́ka sí o ala anna alwazna wọ́n ní pé ìwọ̀n nǹkan o yahsulu bi thalathati ashiya ìwọ̀n nǹkan ó fún nǹkan ni wọ́n wọ́n wọ́n ni al'amalu iṣẹ́ wa wọ́n wà daliluhu ma mabọ́ min adillati kitab wọ́n ni ẹ̀rí pé wọ́n wọ́n àwọn iṣẹ́ wa àwọn ẹ̀rí tó ti síwájú nínú ẹ̀rí Qur'an wọ́n ni wà mínà sunna àti nínú sunna ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سواني كلمتان بلو ميجي واو حبيبتان إلى الرحمن أولا أباني فاسيري بلو ميجي خفيفتان على اللسان بلو ميجي فويلو رياها ثقيلتان في الميزان ميجي واو ولولي كني لولي أسوان سبحان الله وبحمده سبحان الله العظيم وني وقوله صلى الله عليه وسلم wọ́n ni àti gbólóhùn annabi sallallahu alaihi wasallam ni man ittakhadha kaliban ẹni bá mú ajá illa kaliba zar'in àyàfi ajá tí fi ń ṣọ́ oko aw ghanamin àbí àwọn àgbò aw saydin àbí ó fi ń dẹdẹ min ajrihi kulla yawmin qiratun wọ́n ma gbákò nínú dáadáa rẹ̀ lójoojúmọ́ èyí tó tó òkè Uhud nínú ládá ni wọ́n mọ̀ gbákò nínú dáadáa rẹ̀ lójoojúmọ́ wọ́n ni wa qawluhu sallallahu alaihi wasallam wọ́n ni Ànábì sallallahu alaihi wasallam sọ pé man taba'a janazatan ẹni bá tẹ̀lé ìsìnkú fasalla alaiha ó wá kírun sí lára wọ́n ni falahu qiratun wọ́n ni yóò ma ní kíni yóò wọ́n ni yóò ní kìrọt yóò ní nǹkan tó tó òkè wood òkè wood sì tó bìgan so wọ́n ni fẹ́lẹ̀hù kìrọt yóò ma ní nǹkan tó dàbí wà tó òkè wood wà man tabi'aha hatta tudfana àbí wà man tabi'aha hatta yufragha minha ẹni tó bá wá dó ti janaza ìdí tán fi parí ẹ̀ wọ́n ni fẹ́lẹ̀hù kìrọtọ́n yóò ma ní nǹkan dàbí òkè wood méjì àbí bí òkè láńlá méjì bí òkè láńlá méjì ni ó mọ̀ sí gini ni ó mọ̀ ní so tó máa ṣe bídá ń di ìsìnkú wọn kọ́ alimam ahmed sheikhul islam mitemi temiya dákọ fáyídà kan tó wà mufid gan tó wà daqiq gan sheikhul islam sọ pé tó máa ń ṣe ok wọ́n nà ọ̀rọ̀ imam ahmed ni ní pé tó máa ń ṣe ìjí òtọ́ níbi wàlímà só yẹ kíyàn lọ ẹjìn bí tó máa ń ṣe nǹkan tí òtọ́ níbi wàlímà só yẹ kíyàn lọ ẹ̀ dáhùn ẹ́ láà ok masha Allah tó máa ń ṣe nǹkan tí òtọ́ níbi ìsìnkú só yẹ kíyàn lọ ẹ̀ dáhùn ẹ́ àbú sí ẹ bá ń sin nǹkan tí ò tọ́ níbi ìsìnkú só yẹ kí ẹ lọ kò yẹ pé náà bí láà ẹ́ láà kò yẹ kí ẹ lọ ok ṣe wọ́n ṣẹ́kù ìsìlámù gba ọ̀rọ̀ Imam Ahmed wa wọ́n tẹ́ bá ń ṣe nǹkan tí kò tọ́ níbi wàlímà ní pé kíyàn fi bẹ̀rẹ̀ àbí kíyàn má lọ so but tó máa ń sin nǹkan tí ò sọ níbi ìsìnkú tó ti ṣe pé ìsìnkú ẹni tó yẹ kó lọ náà ó gbọ́dọ̀ fi bẹ̀ẹ́lẹ̀ Sheikhul Islam wá yọ fíkù tó wà dàkíkì wọ́n ní torí pé wàlímà hákù ni hákù ẹni tó ṣe gini tó ń ṣe ìyàwó ni but janaza yẹn hákù ẹni tó ṣe gini ẹni tó ti kú ni tó bá jẹ́ gbọ́n súnnà náà ní tẹ́lẹ̀ bọ̀ wọ́n wá sí nǹkan tí ó tọ́ mi jànáza yẹn ìtẹ̀lé jànáza yẹn torí pé kìí ṣe nítorí àwọn tó ń ṣe lòbí ni wọ́n fi ń tẹ̀lé jànáza torí kí ni torí ẹni tó ṣe kí ni torí ẹni tó ti kú ni so ṣekùn islam mú ṣekùn tó so àbí imamu súnnà rẹ̀ oye so wọ́n àtẹ́ndẹ̀ wọ́n wá sílẹ̀ kankan bẹ̀ ó gbọ́dọ̀ fílẹ̀ oye torí pé janaza akù ẹni tó kù ní but nikah akù tí akù àwọn tán ṣe kíni akù àwọn tán ṣe ìyàwó ni oye so fafham hadha fa innahu muhim wani a bakina wani al'amil wọ́n ní ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wọ́n lójú ọgbẹ́ndé òun lẹ́ni tó ṣiṣẹ́ gangan wọ́n ní wàdẹ̀lúlùhù qawluhu sallallahu alaihi wasallam wọ́n òun náà ní gbólúwà nabi sallallahu alaihi wasallam bá tó ní innahu la ya'ti wọ́n lẹ́ni wọ́n yẹ́ ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọ̀rọ̀ ọba so yóò tóbi ẹni tí ó tóbi gan bọ̀kọ̀ ní tẹ́kí ni kò ní wọn ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọ́n ni ya'ni li su'i halihi nítorí pé ibi tí ìṣesí rẹ̀ ó burú dé wọ́n ni wasu'u matlakihi wa sawa'un fi hadha al-bab kódà bó ti pàwọn ọkùnrin àti obìnrin wé tí wọ́n láyé sọ́tọ̀tọ̀ bọ̀sàwà ni wọ́n mú jẹ́ níbi báàbù yìí láàkín zikru rọ́jìlì húnà wọ́n ni wọ́n dákọ̀ ọkùnrin mí báyìí lè tàgílì torí pé kọba fi kọba gbogbo èèyàn ni wà lè ìsàrí lè tàxis kéré pé ọkùnrin nìkan wọ́n wọ́n ni كان يجتني سواكا من الأراض ونعم ابن مسعود ومن كان سواك ننو إجي أراض وني وكان دقيق الساقين وني الساقر وني أما شينر أسر أسجن كتوسكين تي أتني وني فجعلت الريح تكفأه وني أتبوانسي wọ́n ní fadhahika alqawmu minhu wọ́n àwọn èèyàn wá rẹ̀ ni látara sákọrẹ̀ látara ẹsẹ̀ rẹ̀ faqala rasulullahi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam sọ pé mimma tadhakun mimma tadhakun zai tún sọ abu kílẹ̀tún sọ pé mímà tàbí sọ̀rọ̀ pé mímà abu torí harful jar torí harful jar wani qalu ya nabiyallah so ka ka boye mina bayan so wani qalu ya nabiyallah wani a ire annabi Ọlọ́run ba min diqqati saqihi wani torí pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sì kíni ó tínrín faqala walladhi nafsi biyadihi ànábì ni mo fẹ́ nítorí pé mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra wọ́n ni lahuma méjèèjì yóò asqalu fil mizan min uhud mo búra pé àwọn méjèèjì iṣẹ́ wọ́n ó tẹ̀sùn wọn lórí lórí òṣùwọ̀n lójú ọgbẹ́ndè min uhud ju òkè uhud lọ wọ́n ni wọ́n ni min khiratil amilina min sahaba kò síyè méjì pé Ibn Mas'ud nínú àwọn tó lọ́lá jù nínú àwọn sahaba so la shakka fi so Ibn Mas'ud lọ́lá láyé annabi sallallahu alaihi so òun náà ni man awwalu man ajhara bil Qur'an so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlá tí ń bẹ fún manaqibu Abdullahi ibn Mas'ud àti ìmọ̀ àti zuhd àti wara àti ah, pé àwọn sahaba ma gbọ́lá fún àwọn sọ̀hábà ma ń gbọ́lá fún láàrin ara wọn wọ́n ni sahifatul amal wọ́n ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tó rinlẹ̀ nínú súnnà ní pé wọ́n wọ́n òun so pépà tí so dọ́kúmẹ́ntì tí wọ́n dọ́kúmẹ́ntì àwọn tẹ́ta ń so àwọn bí tán dọ́kúmẹ́ntì ẹ̀ sí wọ́n wọ̀n wọ́n lọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọ́n ni wà dalilu hadha hadithu sahibil bitaqa wọ́n ni eléyìí wọ́n ní a ẹ̀rí rẹ̀ hadithi sahibul bitaqa ni so wọ́n ní wa huwa ma akhrajahu at-Tirmidhi wọ́n ní hadithi tí at-Tirmidhi gbà wá wọ́n ní wa ghayruhu wa talumina an Abdullah ibn Umar an Abdullah ibn Amr látọ̀rọ̀ Abdullah ibn Amr radiyallahu anhuma wọ́n ní an an-nabi sallallahu alaihi wasallam nípa annabi sọ pé wọ́n ní yusahu wọ́n ni wọ́n ké pé alákùnrin kan min ummati inú al'umma mi yawmal qiyamah lọ́jọ́ gbẹ́ndé ala ru'usil khalaiq níwájú gbogbo àwọn èèyàn báyìí níwájú gbogbo ẹ̀dá níwájú gbogbo ẹ̀dá gbogbo 99 document àbí file àbí paper ni wọ́n tẹ́lẹ̀ fún wọ́n ní kullu sujillin madda al-basar wọ́n ní paper kọ̀ọ̀kan nínú 99 yẹn ẹyọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n ló gùn débi tí ojú gùn dé gbogbo tó àṣẹ láyé ni ó kọ̀ gbogbo tó ṣe láyé ni ó kọ̀ so saghiran wala kabiran gbogbo tó ti gbàgbé gbogbo tó lè rántí gbogbo tó fẹ̀mí sí gbogbo ìpàlápátá ni wọ́n kọ̀ kalẹ̀ wọ́n ni thumma yaqulu Allahu azza wa jal lẹ́yìn náà lọ́wọ́ bó wa sọ pé hal tunkiru min hadha shay'an ṣe ìkankan wà tó rejectin bí ẹwọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n a ah, katabatil hafizun wọ́n ní sáwọn tí wọ́n ń kọ nǹkan tí wọ́n mójútó tí wọ́n sàbòsí fún ọ wọ́n ní fayakúlù láà yóò ní ara alaka abó ní tó fi o alaka hasana so ní sẹ́ dáadáa wọ́n a wọ́n ni yóò sọ pé ara wọ́n ni fayekúrù bádà wọ́n ni ọlọ́wọ́ bá ní ara o inna laka indana hasanat ó ní àwọn sẹ́kàn lọ́dọ̀ wa wa innahu la zulma alayka al a ní sàbòsí fún olóni fatukhraju lahu bitaqa wọ́n wà mú pépà kékeré kan jáde bitaqa ni id card so pépà kékeré so pépà id card yún pépà tó mọ́ fi id card yún lẹ́ǹtì rẹ̀ kan wá mú jáde wọ́n ni fayakulu àfíhà ashhadu an la ilaha illallah in tó wọ́n bí pépà yẹn ni ashhadu illallah wọ́n ni qala fayakulu ya rabbi yóò wọ́n wá ní ìrẹ́ wọn ní sí kíní wọn ní sàbòsí fún ọ wọ́n ní fatúdọ̀ù sijillatu fi kífà wọ́n wá tó àwọn fáìlì náà wọ́n tó wọ́n sí apá kan òṣùwọ̀n wọ́n ní wal bitaqatu fi kífà wọ́n wá tó àwọn bìtọ́kọ̀ yẹn

wọ́n ní kò ní ojú ọ̀nà kẹbẹ́sì ni kò ní ìwà kan wọ́n ní fasijillatu kulluha alayhi gbogbo àwọn dọ́kúmẹ́ntì náà fáìlì náà gbogbo ẹ̀ ló wà against rẹ̀ wọ́n ní wa laysa lahu illa hadhihi al-bitaqa kò sí tó ṣe tó jẹ́ tiẹ̀ tó wà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ burúkú pátápátá allati laqiya biha dhalikum ar-rajulu rabbahu tí ẹ alákùnrin tó fi bá olúwa rẹ̀ ahraqaha ikhlasu tawhid ikhlasu tó wà ń bí tawhid yẹn ó sì kí ni ó bọ́n gbogbo ẹ̀ pátápátá wà wallahi

ala anna al-mizan ní pé òṣùwọ̀n yóò lahu kifatan wọ́n ni yóò ní ọwọ́ méjì lè annahu zakaro wádọ̀ a sijillati fi kifa turkọ́nà wọ́n bá dákọ pé wọ́n gbé àwọn sijillati sí kifa walbitọ́kọ̀ fi kifa wọ́n dẹ̀ gbé bitọ́kọ̀ sí kifa wọ́n ni walkifa tọ́rọful mizan wọ́n ni tán pè kifa ni apá kan mizan wọ́n wa zakaro zajad wọ́n ni ẹmọ wo bíbà ẹmọ wo díkọ̀ kan bíbà ẹmọ wọn kẹ wọ́n ni wà zákàrọ̀ zajjáàjì wọ́n ni azajjáàjì wọ́n ló dákọ̀ ijma'a ahli sunna ìpanupọ̀ àwọn ahli sunna o ala anna al-mizan nípe àwọn nípe mizan o yawmal qiyamah lójú ọgbẹ́ndé lahu lisan nípe mizan lójú ọgbẹ́ndé o yóò ṣe kíni yóò ní lisan mo ti àlàyé nǹkan tó jẹ́ lisan fún wa kí ló ń dáwọn ahlu sunna wal jama'a kí tẹ́nu wọ́n fi papọ̀ lórí rẹ̀ abúhùs kí ló dé ikí náà rí sẹ́kà mú tó wù wọn alátọwọ́ ara wọn abú kí ló dé tán fi tẹ́nu ahlu sunna fi kò pé mizan lójọ lisan ẹ̀kílé tí ìkìláàfù fi gbọ́dọ̀ wọ́ kí ni násù àzáàrí násù tó ní lìsánì lìsánù lìmìzán àrínú kùránì àrínú súnnà torí pé tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala kọ́ìdà yìí ni nínú àwọn kọ́ìdà tí Ibn Taymiyyah àti Ibn Qayyim tó fi ń rọ́dà àwọn Mu'tazila tọ́lọ̀wọ̀ bá ń júwe nkankan nínú kùránì tó yẹ pé nkan tó ní ìtumọ̀ nínú lọ́gà àrọ̀bíyà

ẹlẹ́kẹ̀ẹ́jì tó wá ní pé wọ́n tún náfẹ́ fi wọn kẹrẹ́n oye so in tó wà bẹ́ẹ̀ ni wọ́n ni wal mizanul ma'ruf qadiman anna lahu asan min ahadid yurbatu fi kulli tarafin kiffa wọ́n ni wal mizanul ma'ruf qadiman wọ́n ni mizan táwa amma ti pẹ́ o táwa tí ma ń lò ti pẹ́ mizan tá ń lò láyé náà sọ báyàn anna lahu asan yorùbá tó fi kulli tarafin kífà wọ́n wà kó sí apákọ̀ọ̀kan kífà plate plate na masába gbé sí tí wọ́n fi wọn kan wọ́n ni wà fi al-maqbad alladhi yu'allaqu bihi al-mizan hina janbatayhi al-maqbad al-lisan wọ́n ibi tán wá fi àkílùkọ́ rẹ̀ ibi tán wá fi mizan yẹ sí wọ́n ma wọ́n wọ́n ni wàlí fàhúwà yẹmílù haithu yẹ kúnú àtíkọl wọ́n ni lìsáàníyẹ ni ó ma múbù síbi tí ó bá wúwo oye wọ́n ni fàtàjìrù muhiq wọ́n ni ẹni tí ń tajà tó jẹ́ olódodo ala qadrin yaj'alu lisan bayna jambatay al-maqbad wọ́n ni ẹni tó bá jẹ́ olódodo lìsáàníyẹ àmìdù báyìí e yóò gbé e sí wọ́n ni ma'ilan ila jihati ash-shay' al-mawzun kó bá fi lè sekin kó bá fi lè fi síbi tán bá fẹ́ wọ́n sí wọ́n ni wal-mutaffif wọ́n ni ẹni tó jẹ́ olùṣòwò tó lè pọ̀ wọ́n máa ń dí ẹ̀tọ́ àwọn èèyàn kù yaj'alu al-lisan ma'ilan ila jihati al-wazna yóò gbé yóò jẹ́ kí lisan yẹn yóò súnmọ́ bí tán bá so yóò súnmọ́ nǹkan tán bá fẹ́ wọ́n so yóò sún mọ́ nǹkan fẹ́ wọn so that yóò lè fi pekin yóò lè fi pè rẹ̀ wọ́n ní wa qad ankaratil jahmiyyatu wal mu'tazilatu al mizan wọ́n ní àwọn jahmiyya àti mu'tazila wọ́n ní mizan wọ́n ní kò wọ́n lọ́lọ́wọ́ bò nídìí wọ́n tako wa so هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله